Raja الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا جميعا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام كان من سنة الله سبحانه وتعالى أن لقي أولياؤه من الصالحين وأولياؤه من المحسنين أنواعا من الأذى والعنف والشدة من الكفار المشركين بالله سبحانه وتعالى لكنهم يصبرون في طاعة الله وعلى رأس أولياء الرحمن الأنبياء ثم أتباعهم بإحسان ممن, ممن معهم وممن جاء من بعدهم أمتنا أمتنا فإن الله سبحانه وتعالى قد وعد عباده المؤمنين بالنصر والتغلب لأنه هو القاهر الذي لا يقهر والغالب الذي لا يغلب ومن ذلك ما جرى بين ثلاثة الرسل الذين أرسلهم الله سبحانه وتعالى إلى قرية من القرى وقد قص الله سبحانه وتعالى علينا قصتهم في سورة ياسين وأخبرناكم أما جاء في قصة رجل كذلك معهم في هذه القصة ألا وهو حبيب على قول من أقوال أهل العلم النجار وكيف عاملوه بالعنف حتى قتلوه بأنهم وثبوا عليه وثبة رجل واحد حتى أقعسوه في حينه أمتنا بعد ذلك إن رسول الله صلى الله عليه وسلم قد قص علينا قصصا كثيرة متعددة لتكون تسلية لقلوب المؤمنين خصوصا في هذه الآونة الأخيرة فيما اقتربت الساعة لقد اقتربت الساعة وقد جاء من أثر أنه يأتي على الناس زمان قلب المؤمن يذوب فيه قلب المؤمن قيل مما ذاك قال مما يراه من المنكر لا يستطيع أن يغيره ومن ذلكم ما جاء في الصحيحين وفي غيرهما من حديث أبي هريرة رضي الله عنه وارضاه بل جاء من حديث أبي الرافي وجاء من حديث عمر بن حسين وجاء من حديث أبي سلمة رضي الله تعالى عن الجميع في قصة رجل كان من بني إسرائيل وكان تاجرا في أول أمره لكنه في تجارته ينقص مرة ويزيد أخرى من ذلكم الرجل وما اسمه وماذا قال عن رسول الله صلى الله عليه وسلم وعلى هذا نبين أنواع الإسرائيليات الواردة فيما تعلق بديننا على ضي ما بينه أهل العلم رحمهم الله أحياء وأمواتا وقال فلما بعد سؤال مسلمين أن ترى لكي قرأت قرأت النبي صلى الله عليه وسلم أن ترى براتبا ما جاك يفمقوا ألو بانسالكم كان نبي وبانسالكم لارك àti àwọn ilé annabi àti àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́ndakọ̀ àmbíọ̀ tó bá ń sàmú tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama dákun máwà náà wa mọ́yọ̀ wọn lẹ́m̀bẹ̀ àwọn ìyá wa mọ́yọ̀ wọn lẹ́m̀bẹ̀ àwọn aya wa mọ́yọ̀ wọn lẹ́m̀bẹ̀ àwọn ọmọ wa mọ́yọ̀ wọn lẹ́m̀bẹ̀ àwọn jama'a Allah subhanahu wa ta'ala ó pè àti láṣẹ ká máa bẹ̀rù wọn ká sì sọ ìbẹ̀rù ìdí òótọ́ tí a fi là níbi ìyà Ọlọ́run ọba ni fáwọn tó lọ sáájú wa o náà sàrásọ́tẹ̀ tí wọ́n sọ fáwa náà anittaqullah gbogbo alárọwọ́ rasẹ̀ sí Allah subhanahu wa ta'ala kọ́sọ èmi àtẹ̀yìn níbi ìbẹ̀rù tí è ń tọ́jẹ́ ti ọgbẹ̀yẹ kọ́dàkùn kọ́sànúwa bákanáà lẹ́ẹ̀kejì a Allah subhanahu wa ta'ala lára àwọn in tó ti wà lẹ́ẹ̀ tí ó yẹ kó jẹ́ ìbẹ̀rù fẹ́mì kankan tó bá ti dúó lórí pé ọlọ́run ibá níbi wí báyìí òun náà ni rúnúfù ìbánilò nílòdì ṣídà ìbánilò nílò kankankan ìmá wọ́wà láàfún tí ma ṣẹlẹ̀ lọ́dún àti ọba ti ṣe tọ́lọ́n sí ìkí àwọn tí wọ́n bá ti ní tọ́lọ́n làwọn máa ṣe nǹkan lẹ́yìn sàbí wà lídì hadal kèé sọ ọmọ tuntun lásìkò yìí nǹkan abewú ni wọ́n ti bí nǹkan ìsáyé ti pẹ́ àwọn ẹni ọlọ́run subhanahu wa ta'ala àwọn ẹni èṣù wọn èé gbà tí án kọ́dà báwọn ẹni ọlọ́run ṣe ń gbà wọn àmára ẹmọ́ sórí ibú àárí ń táàrí ẹwà wal janna bẹ́ẹ̀ làwọn ẹni ni wọ́n ma lékún ní ìfaraniá wọ́n ma lórí eléyìí asọ nítorí pé ayé tàà ń gbé lọ ní ìsìn ọ bùkátà irú àwọn àlàmọ́rì báyìí anábì sallallahu alaihi wasallam ọlọ́run sọ ìtàn fún nínú suratu Yasin nípa àwọn annabi mẹ́ta tọ́rọ sórí di ìlú kan orídi annabi mẹ́ta gbogbo ní wáàtí lónìí tààlà annabi nù wọn kòsánàbì kankan orí annabi mẹ́ta wọn gbọ́ awá sọ ń tọ́ sẹlẹ̀sẹ́ ń tọ́ gba ọlọ́run gbọ́ nù wọn Allah subhanahu wa ta'ala

nínú àìdá tí ọ lágbára àti yípadà ìní yóò ẹ̀mí ń kálukú ẹlòmí ìyàwó rẹ̀ bí mo obìnrin ọ̀tọ̀ ní tí ń rò ọ̀tọ̀ ní táwọn èèyàn rò ọmọbìnrin ti dẹ̀lẹ́ ẹ̀karùn wọ́n wá ṣe bí lọ́rùn ní wọ́n pé àánú ọmọ ní ah! fún ọ kan máa parí ìjà fún àfá àbọ̀ lílọ́wà ní mi ò lọ́jọ́ ọ̀gá tí máa rò ọba sì lọ múwẹ̀ wá ní báńkà ní 1-3 tọ́jẹjọ Wednesday 2022 mú ní ọba ń tẹ̀bà ní àárín magribi sí ìṣáì níjọ́ náà lọ́n òun fi mí tẹfóòn bákan náà lálẹ́ náà lálẹ́ 1-3 mo fi aṣọ sórí tébù mú ní kọ ọba mú wá asọ̀nà ọ̀dáun ní ìdajì ìtú rẹ̀ tútìrì yẹn ní omi gbóná sórí rọ́gì tó túnmọ̀ ẹ̀sẹ̀ rà ọwá àwọn tí wọ́n wá fẹ́ bá dájọ́ ní ah, dìde

iní fi ń gbé tí fi ń wọmọ rẹ̀ pé àà ah! ah! kí ni wọ́n fojú ti ẹ̀ náà rí ọlọ́njọ́ jẹ́rí mú àdúó mú àdúó méjì àṣìṣe o àwọn nkẹ́ yìí òun wá ní tẹ́mùsàsàrám tọ́lọ̀ ti sọ̀pọ̀lọpọ̀ fóòn náà ó fi ṣe tẹ́sílíyà ìtútù ẹ̀mí fún ànábì wa sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ náà ànábì sallallahu alaihi wasallam náà sọ àwọn míì náà fáwà náà nínú tọ́rọ ọba subhanahu wa ta'ala tọ́ sọ fún kọmọ jẹ́ tesliya musulmi lẹ́ni àsìkòtánà bí ìwé ó ti dé tí a bá tún ṣe èméjì rẹ̀ bí ìgbà tí islamu èyí èyàn ni wípé alkọ́bídù aládìní alkọ́bídù alájẹ́mọ̀rọ̀ ẹn tí ó gba islamu múntò tọ́ báyìí jẹmọ́ ẹwọ ẹn tí a ń pè ló kọ búlé nì gbogbo ẹn bá ti dúó lórí pé bó àfá condemn ó kọnu àfá lára mú ó kọnu àfá àkóṣokú ó kún ọkanunú ẹbí wọnú ṣẹ̀gbẹ́ alùsúnnà yẹ̀yẹ̀ náà ni àmfò náà ṣe ní ìsìn o àà ah, alùsúnnà lọ́mọ̀ rí ọ́fẹ́ ó ti dáa bí ó ṣe yí ọgbọ̀ ọba kú kámọ̀rò alùsúnnà wọ́n láhun bí ètí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ́nà

ọ wá jẹ́ ẹ̀kọ́ tó ga pé àà tí ń bá ní mo dúó tọ́lọ́wọ́ bá mi sẹ́rù tó tó báyìí tí ìkìrì mi tí ń fi sá padà àmúrú ẹ̀kọ́ yẹn bẹ́ bákan náà kí lè yẹ kẹ́ni tó dúó tọ́lọ́wọ́ ma ẹ̀spẹ́tì lọ́dọ́ àwọn èèyàn sí wọ́n ma yìí pé òun tòótọ́ a ma rí àdẹ̀wò kọ̀sọ̀gbọ́ta fẹ́dá ṣùgbọ́n tàdẹ̀wò bá dẹ́ta lọ́ọ̀mà fọ̀rọ̀ lọ ẹlòmí èsẹ́ èyàn burúkú látilẹ̀ kòmó lè já kọmọ nǹkan dàrú ọ̀rọ̀ náà yàn bá sọ bóòlù sí fẹ́ ṣe iṣẹ́ 25,000 naira ọmọ ti di mẹ́ta ìwọ iná ni a sì ìnáwó lé lórí jù àkọ́bí ni ọnù ọmọ ọmọ yẹ tó fi lọ skú mọ́mìnà ní ìsìnkí ní ti ìjẹ wọ́n ti ń dàgbà sí pé wọ́n ti ìyàwó rẹ̀ náà bẹ̀mẹ̀ o àwọn ẹbí tẹ̀ ní ó bèèrè o ìwọ́la àwọn èkú ń wò ní ọ̀rọ̀ tí ń bá sọ́nu so èmi ń tẹ́ mí ó ìlé máa ṣe rú iṣẹ́ yín àti kí máa fi 20,000 dájọ́ in tí ma rí mara wọn wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ o náà yóò kú omi tẹ́pàdà yóò kó nìkan yóò naira ọjọ́ ń lọ náà mà nù 25,000 ọjọ́ ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n èkó sí lórí bá náà ni musulmi ṣe máa yẹrẹ ẹ̀wò anábi sallallahu alaihi wasallam fi sahihain min hadithi abúrọ̀ gbádìí wa abúrọ̀ fi mara sallam oná gbádìí wa ibrahim hussein oná gbádìí wa abu salamata radiyallahu ta'ala aljami oná gbádìí wa ó ń ṣe ọlọ́n ni lam yatakallam fil mahdi illa thalathatun tí wọ́n bá ní ọmọ filmahad almahadu almaudi'u almuhayya'u liyanama fihi sobiyu ibi tí a bá pèsè ilẹ̀ tọmọ kéèké tí è tí ìjà lẹ́nu pé a mú ọyàn tí ma ń sùn sí oná ni a máa pè ní ìtẹ́ ká pé kan sọ̀rọ̀ lórí ìtẹ́ láyé wọn ojú mẹ́ta lọ ṣe rí gbọ́nà wọn mẹ́ta lọ yìí ọ̀rọ̀ pọ̀ àwọn mímọ̀ nítorí wípé gbogbo àwọn ọmọ sọ̀rọ̀ lórí ìtẹ́ ọmọ ìkẹ́kàn sọ̀rọ̀ fọ́sásùn táa bá sí gbogbo ẹ̀jọ mọ́ra wọn méje ni wọ́n ṣùgbọ́n bó ṣe jẹ́ méje yìí ṣé gbogbo ẹ̀rí tó wá lórí ìkọ̀ọ̀kan ṣé ń lọ́fẹsẹ̀ múlẹ̀ àbí ń kọ́ lọ́fẹsẹ̀ múlẹ̀ àkọ́kọ́ ànábì sọ mẹ́ta nínú riwaya yìí àkọ́kọ́ ànábì Ìsá asọ̀ntọ́sọ̀ alẹ́sọ̀rọ̀tọ̀ tí wọ́n ń pè ní Jesus èmàlọ́lọ́wọ́ bá fi ṣe áyà ńlá ni annabi Isa ṣùgbọ́n tó ń ti bẹ́ annabi Adam tí èyàn bá fẹ́ gbà pé ah annabi Isa yìí kò sẹ́ tó tó nínú àmì Ọlọ́run annabi Adam ọ̀nà tọ́lọ́run gbà fi sàmì tó ju ti annabi Isa ìlọ alayhi salatu wassalam bal alayhi salatu wassalam bákanáà ẹn tí a fẹ́ bọ́ sí bí ta ti fẹ́ sallallahu alaihi wasallam ó ní Isa ìlàlákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àwọn tó sọ̀rọ̀ ní kékeré ríwáyà wá lórí wọn ṣùgbọ́n bí ìdìn láìta alágbogbo ẹ̀ láàjọ́ anábì Ìsá ẹni tí a fẹ́ sọ̀tàn rẹ̀ o náà ni kíso Jurayj al-Abid ar-Rahib ar-Rahib talonton ọmọ sọ̀rọ̀ mbẹ̀ bákan náà ọmọ òpó lò ti mbẹ̀ lórí ìtẹ́ ó tún sọ̀rọ̀ ríwáyà iná tí ìyà rẹ̀ pàn ni ìntọ́wọ́ ọ̀rùn nú aṣọ kèése ń tẹ́ èyàn ó rí tí ò ní míyàn lẹ́mì pé wọ́n lọ́n àríjẹ́nà jìnà jẹ́mi náà wọ́rú eléyìí náà ń wọ́tọ̀ ń jọ tí yà fi ń sàdúrà pẹ̀kọ́ ma wọ́n dàbẹ̀ eléyìí kò sí iye méjì inú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà ní sọ̀hí hudud aṣọ ọmọ tó jẹ́ pé takọ́ àṣà tí ó mùhú hìnà túnkọ̀ fìnnà wọ́n ìyá ìwá ń sẹ́yìn padà ọmọ wa ń sọ pé ya umma osbuti wasbiri fa innaka ala alhaqi mọ́sà padà orí òdodo lọ wà jẹ́wọ́ ojú ọ̀bẹ̀ ọwọ́bọ̀ náà kí ọlọ́nkan ó di mẹ́rin bákanáà sọ ibù yusuf sétò òtọ́ ni wọ́n tí ọmọ yusuf sétò òtọ́ ni sẹ́rùwáyà ń kẹsẹ̀ múlẹ̀ ó di riwaya mina tún wá nínú dala'ilu nubuwa limam al-bayhaqi pé ẹnìkan náà ọmọ ẹkẹ́ẹ̀kan na o náà tó sọ̀rọ̀ tọ́jú ọmọ òpónlò tí ń bẹ lórí kíni o tí ite bẹ di mẹ́fà ó túnkù ẹnìkan gbogbo riwaya tó wánu ṣùgbọ́n àájọ wọn ka ọ̀kà pẹ̀lú riwaya yìí ṣùgbọ́n tó ni títẹ́ ní àkọ́kọ́ ọmọ kékeré kanáà àntọ́kọ̀hùlọ alẹ́bí àntọ́kọ̀kùnlẹ̀ṣẹ́ ọlọ́run tó jẹ́ pé gbogbo nǹkan pátá tó bá fẹ́ kó sọ̀rọ̀ yọ sọ̀rọ̀ tọ́lọ ń bá fẹ́ kí agbó tí mẹ́wàájú fẹ́ ọmọ sọ̀rọ̀ ọlọ́run ni ọmọ sọ̀rọ̀ ní ìsìn yóò sì máa sọ̀rọ̀ nítorí pé ọbẹ̀ ìmani anábì sallallahu alaihi wasallam wípé kana rajulun ọkùnrin kan ti wàrí fi bani Israel nínú bani Israel táàjìrán oníṣòwò ni ọkùnrin níbẹ̀rẹ̀ ayé rẹ̀ òwò ní ń ṣe ó kọ rẹ̀ ń jẹ́ Juraij Juraij il-Abid oná lọ́jà ṣùgbọ́n bí sí ma lọ́jà tí ma ń sọ́wọ́ yanqusu marratan wa yazidu ukhra tó bá ṣe sàá ọjọ́ ìyà gbogbo nǹkan rù gọ́gọ́ fún bí ṣe náwọ́ sílé yọ ma mú inú rí ọmọ dùn ah ọjà iná náà lóore wà ayé ibi ó pín sírè wà ń kùsù úkùrọ̀ lọ́jọ́ ọba tó máa lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ kò ní ẹ̀ta bí gún wọ́n bá ìdí ọba pa yọ́nbá tẹ́wọ̀n fi ń jẹ wọ́n tó jẹ́ gbèsè ṣe nǹkan wẹ́rẹ́ wẹ́rẹ́ ọjọ́ tó tán ó lè lọ kọrùn bàjọ́ ó lè lọ máa yáwó káàkí yóò tún bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ọjọ́ ó tún máa gbèrú ọba tó ti ń pọ̀ sí nǹkan yóò tún máa ọjọ́ ah, orí mi ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọjà tí mò ń tai so orin bẹ́ ń bí ìbá báyìí yóò gbéyàn lóòkè táìmù kan yóò tún gbéyàn lọlẹ̀ kí kí la altemisanna tijaratan hiya khairu min hadhihi àsìkò tó kí n wá lọ fúnra mi kí n ronú owó tó dáajé lè lọ tí má ti owó wọ́n ti ń talẹ̀ wọ́n sàn gbogbo ìwá ẹni ẹwà owó tó kù tí máa ṣe mo ti ma ní lọ máa bọ́lọ̀ ṣòwò wà bá náà sọ̀wọ́má àtàyìn ọba lọ kọ́ sọ̀wọ́má à kí na bá ń pè sọ̀wọ́má à sédè larba fi ẹsẹ̀ èdè larba wà ní sọ̀wọ́má à ó ní albinawul murtafi almuhaddadu àlá gbó ilé tí wọ́n bá kọ́ tọ́wàá ga ìsàlẹ̀ rẹ̀ ọkọ̀kọ́ ní ẹsẹ̀ tọ́ga

kí ló fà tí wọ́n fi sọ bẹ́ẹ̀ nítorí pé ìpìlẹ̀ sọ́wọ́máà nínú èdè Lárúbáwá ó ní wázínù wázínù rẹ̀ ní fáwọ́ alá inú rẹ̀ a ní káwókábà a ní rẹ̀ káwósárọ̀ ìntọ́wọ́lá oní wázínù nù láti bí sọ́máà tí wọ́n bá ní sọ́máà tó ṣe fa kí nǹkan wọ́n fi mú mú mú kọ́ wá rí sóńsó sọ́máà nù ìdáadà kọ́kta fi a jẹ́ wípé asọ́máà láàbúdà án tẹ̀kúnà dẹ̀ kí kọtàrù rọ́s ìtẹba kọtàn orí rẹ̀ yóò sì sún só báyìí ọba ó fúrẹ̀ náà nílọ mú ọsá ń máa ọba kọ nígbọ̀ kọtàn kí ni haba fíyà haba eléyìí ló jẹ́ wípé jùrọ̀ ara àwọn tí a gba annabi isa tí a gbàgbọ́ òun ni alẹ́sọ́tọ̀ salam ọmọ lẹ́yìn annabi isa ni kọ̀dàrú ẹni ọlọ́n ni èèyàn dáadáa ni jùrẹ́jù ṣùgbọ́n tó ti jẹ́ ni ọlọ́n tó jẹmáà àfi kí èèyàn bá ni الانقطاع عن الدنيا وحبس النفس في صومعة ومنعها من شهوات الدنيا حتى من النكاح والترك بعض المآكل والمشارب والملابس تقشفا وتلذذا wátàkọ̀ ìṣẹ̀n kéyìn ò mú lé ayé kọ́ sọ di bí ìgbà tó ń wà ní toilet ìsẹ̀mí yóò change gbogbo nǹkan pátá fúnra rẹ̀ kò ní rí nǹkan kan rọ̀mọ́ iléyádé ọpẹran ohun àtọ́mà àti ìyàwó wọ́n ti ṣe ọbẹ̀ oníwọ́bò ń bomi ẹran ní ṣe bomi ẹran fún mú bẹ́lẹ̀ wá àṣíkáwà gbé onímẹ́tì ìgbàmìlà wà jí àmìlà

tó bá sì bákanáà umùsẹ̀ ti bá ń fọ jàlàbíà blue tí mo wí wọ́n ní bẹ́ẹ̀ ni alhamdulillah torí òun lọ́bá tí mo fẹ́ ṣe mú pẹ̀lú ògbọ́lọ́ tó dílé yá mi ní kíni kóhùn tó bọ́ọ̀lẹ̀ ó mú ọ̀rùn nù ìsẹ̀mì tí ó máa ṣe nù tí a bá ní amúnádẹ́mì yóò sì máa ṣe bí wọ́n bomi wá fún lẹ́nu ẹ̀rọ kò ní mú yóò ní wọ́n ti treat ẹ̀ èyí tó lọ ń ṣe fún abẹ́ ó ṣe pẹ̀lú mọ̀ rẹ̀ ni omi odò lòun fẹ́ bàtà kò tí ẹ̀ ní ríro ta ní kí ní ń pè ní pé à ń pọ́líṣì bàtà kò tí ẹ̀ mẹ́ tí ń pè bẹ́ bàtà yìí tó bá já betul sifas ní ọmọ lò tó bá já yóò tó fi padlọ́ọ̀kì mọ́ wípé òun lè bísí pẹ̀lú ìbàdá tẹ́ẹ̀bà gbóúnjẹ wá fún mi ọmọ ẹ̀wà 21 òun lẹ́ẹ̀sà ànú abọ́ kò gbọ́dọ̀ lé o kò sí gbọ́dọ̀ dín bí ó sì bá sínú bí ṣe ń sí gbèsè ayé rẹ̀ bí Ramadan bá sì dé ìlàjì àpò gààrí ìní ó gbèjú sẹ́gbẹ̀ kan ìná ní èsínú ìná ní ẹjẹ́sàárì yóò wà sí débi pé àwọn búrẹ́dì àdúgbò wọ́n ma padà bá sọ̀rọ̀ pé àà ah, ẹ̀yin ẹjẹ́ búrẹ́dì ní dádì ó lò mọ́ jẹ́ kò lè ra búrẹ́dì lágbò torí pé lè ma ń lọ irú rẹ̀ ti ń rà béèyàn ń tarú ẹ̀yọ́ sọ́ọ̀tì àwọn èyí bá jóná ọwọ́ ma láì gbogbo nǹkan rẹ̀ ti yíódì ó ti yíódì kéèyàn wá sọ rẹ̀ ẹ̀dàbáhùn kọ́ wá gbà wípé ẹ ń bá lè ṣe bẹ́ẹ̀ olóòlọ́wọ́ sì lẹ́kọ̀ọ́ àlìjànnà fún olóòwò sì ní ìdílé pẹ̀lú wa sí ẹ̀ ti rí wípé bẹ́sì ò ṣe bùkátà kéèyàn mẹ́ pé ẹ̀rọ iná lágàfúrò yí máa wé tí ẹ̀ tètè kú fámílì àwòsí wa àbúrò àwọn kàtúnù àwọn ilé aláyẹn ìlànwé lè tó bá tó táìmù kan bẹ́ẹ̀ bá sálámàsí kò ní kò ní dáun mo fẹ́ dáun sálámàsí ẹn tí ń bá obìn sáwàdà ní jẹta mẹ́lẹ́ alùwàlà obìn tí obìn olóbe ọkọjá bí àwọn obìn ti kọjá irú àwọn ilé ìwé ìwó kìtìyàn bá rìn bí ó ṣe tẹjúmọ́lẹ́rì nígbà àfọ́ ọ̀kadà ọmọ gbáyìn tó kò rí kàrò kò rí nkẹ́kẹ́rọ mọ́ débi pé ìyàwó yọ pàtíkà iná ni ọmọ òkè kékékékékékékékéké díẹ̀ díẹ̀ nkẹ́ yọ máa tàà fọnú má torí yọ gbà pé àsìkò tó wọ́n fi fọnú yìí èyí ó ti rán fílà bíráká mẹ́rin èyí ó ti tìlàwó àbí ojú márùn inú Kùránì gbogbo nǹkan rí ó ti bóódì ṣùgbọ́n mo fúnlẹ̀ mara mi láti rojú àánú láti rojú rí Ọlọ́run kí sí lọ́n fẹ́ fi yùn sí wàtàrọ̀ haba jùrẹ́ ìjù bá sọ̀rọ̀ ẹ̀dàbáhùn akútí ta ti rà náà àti sayé náà lọ èyí tàà fẹ́ ṣe tọ́jẹ́ tọ́lọ́yìn ìjọ tàà wà ní ayé àṣẹ láàbọ̀ jẹ́ máa gbogbo ẹni tó ti kọ́kọ́ ṣe bá kan tó fẹ́ túbá má gbé ẹ̀mí rẹ lọ bí pé tọ́ bá padà fara ti àjẹrẹ ọlọ́run ní forí

مغفرتك مغفرتك أوسع من ذنوبي أوسع من ذنوبي ورحمتك ورحمتك أرجع عندي من عملي أجل àbínú tó túwí àbínú túwí òtúwí ọlọ́run sí ìrìnàṣẹ́ só ń sí ọlọ́run lójú ẹsẹ̀ wípé ọkùnrin kò sí ẹsẹ̀ kankan mọ́ lọ́rùn rẹ̀ gbogbo tí èsọ́ tó sọ kò pé bẹ́bí ni tí ó àfi tọ́ọ̀bà túbà tòótọ́ lọ́lọ́run nígbà lẹ́jọ́ tí wà kò nídìíká fúnra wọn fùkú fún ilẹ̀ lómi ò tó wá fi wá kú ọwọ́ mi pé ah ẹwọ́ ń ọ́fẹ̀ẹ̀sẹ̀ rìn lọ káúlà mọ́mọ́ tó jù mí ní jẹ́ ìgbà táwà mutí ẹ̀yàwó hmm, èmutí inúgo àgbà wọ́n máa ṣe lójú wa báyìí ṣojú wa náà máa da ogun ẹ̀mọ́ra wọn ní táwà múnà kò lè tó bá wọn lọ́dọ̀ lọ́sọ̀ àtàrà ṣùgbọ́n jọ tí jùrẹ ìjù tó fẹ́ dẹni ọlọ́run kọ̀lọ kẹ́kọ̀ọ́ béèyàn ṣe bọ́lọ ń lò kọ̀lọ kéw ojú ìwọ̀n sin lọ ń ní náà kò rí táwọn yàrùmọ́ ó ti filélẹ̀ ṣùgbọ́n níyà rẹ̀ ma ń wá wá ṣùgbọ́n ìyá ìná ábídà ni ẹni ọlọ́n ni ìyá èèyàn dáadáa ni tí ìyá rẹ̀ bá wá wá rẹ̀ náà gbà mara ẹwọ èèmà tó ní kèèsọ́ ọ̀kalẹ̀ ṣùgbọ́n mama rí ọba sọ̀rọ̀ wọ́jọ̀ nájú ṣùgbọ́n sọ kí yọ bọ̀ ya ń mara ya ń mara ọba dìjọ kan fàjáàtù ummu ìyá rẹ̀ bá dé tunadi ìyàwó ní ìyá náà wá ṣe dédé tí ó ti ń kírun ó ti ìyá alayya yọjú sí mi sọ̀kalẹ̀ máa sì ti gbà bẹ́ẹ̀ pé ọlọ́run rẹ̀ lọ takú ibi tó ń wà lókè ó ń pé ya rob ummi wa salati inú ẹgbà wá mi allahumma ummi wa salati kí ni túmọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ṣe ń sọ ó ṣe ń fẹnu sọ ni apákan àfáà ní kọ̀fẹ́nu sọ torí ìrùn rẹ̀ ọ bàjẹ́ ọkàn ní fi ń rò ìsìn bá rùn rẹ̀ lọ apákan ní ẹnu lè sọ torí pé kèé ṣe ṣẹ̀rí àti àníyàn lò ń náà lọ ṣẹ̀rí àti àníyàn lò èèyàn lè sọ̀rọ̀ tí bá ń bẹ lórí ìran òótọ́ sì ni torí pé ọ̀sẹ̀lẹ̀ sáwà náà nù islamu níbẹ̀rẹ̀ islamu tọ́lọ ní ẹmà kírun a máa sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n wọ́n náà pé abúbalkis náà mọ́ fẹ́ra yín tamuru ni tamuru ẹmọ́dà gbígbẹ́ tamuru tutù èèlè fún ilé obẹ̀rí gbọmọ̀ wà lórí ìrun inṣàlá mẹ́sá ẹ̀ẹ́fìnrin àbájẹ́ papọ̀ ti jẹta ẹ̀yìnlẹ̀ wà gbáwó mo ti ní ẹmọ wáwó àdúgbò sì mọ̀ bárùn lọ ìyàwó ẹlùmí ọwà bẹ̀rẹ̀ pé èwo ní káṣẹ́ náà èwo ní kẹ́ẹ̀ṣẹ́ ilẹ̀ mọ́ ní òmùkọ lónìí ẹgbẹ́n gàrí jú omi lórí ìrun títí títí yà fi wá sọ̀kalẹ̀ wípé wà kúmù lillahi qanitin gbogbo ń tẹ́ fi ń jẹ ǹtẹ́ ìjẹ mò ní ìdìtẹ́ bá ti wà lórí ìrun elé ò lè àwọn àfáà ní túnmà rẹ̀ wípé in sọ pé اللهم اجتمع علي أمران إجابة والدتي وإتمام صلاتي آه فوفقني لأفضلهما ọlọ́run ọba mi ò ìyà ní ń pè mí iwájú rẹ mọ́ wàí èwo ní kí n sí báyìí ìyá mi tóbi pọ̀ ọlọ́run náà tó tún ó tún sọ bẹ́ ìyà tó bèèrè lẹ́ẹ̀kẹta kí ní ẹwà fọ́ bàyà lẹ́mì ìyàsá lọ́lé oríjọ́ kejì ìyàbá tó wá ya jùrẹ́ìj jùrẹ́ìj in tí jùrẹ́ìj tó ń ṣe lánàá ilé tó sọ ah, kò tó dáhùn mọ̀mọ̀ tó pè lẹ́ẹ̀mẹ́ta ó tún ìjọ́ kẹta òjì àtúwá ìyà tó pè nínú rìwáyà mi àtàkíwù sàlásàmàrọ́tín في كل مرة تنادي ثلاث مرات ẹ̀ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tó wá ẹ̀ẹ̀mẹ́ta náà ní ń pè ọwá ipẹ́ ẹ̀mẹ́sàn inú wá bíyà rẹ̀ jẹ̀máà nígbàtí inú bíyà rẹ̀ kí ni yá sí jẹ̀máà bùkátà àwọn kẹ́kẹ́kẹ́ tó yẹ pé tó bá ti kíyà sí wa àti àti nísinmi ó sì bùkátà kí àwàtàwà jẹ́ mùsùlùmí ká máa fọ̀ọ̀kọ́ mọ́ pàtàkì jùlọ fún àmà wa ilẹ̀ Yorùbá tàwà yìí Yorùbá ní tọ́ dáa tó pọ̀ tó sì jẹ́ wípé wọn tí ìrí ìsìláàmù tí wọ́n fi ń ṣe wọ́n wá ní tí ọ̀dá náà tó tó pọ̀ wọ́n ìrí ìsìláàmù náà tí wọ́n ti ń ṣe ṣùgbọ́n ìgbà ìsìláàmù dé yóò bá gba ìsìláàmù wọ́n fà lọ́wọ́ báyìí wọ́n wá mú tí wọ́n ti ń ṣe bọ̀ wọ́n gbèrú tó bá ti wá di pé ìsìláàmù bá fi wọ́n sálẹ̀ wọ́n bá sáré sọ ìsìláàmù lẹ̀ wọ́n wà sẹ́sẹ̀ mú tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n àfọ́ méjèèjì mú wọ́n fi mú dúó yóò bá wọ́n nífẹ̀ẹ́ tàn kọ́lá wọn máa tán ìyàwó wọn ìyàwó máa tán ọkọ rẹ̀ ọmọ máa tán bàbá bàbá máa tán wọn ò sì ní sọ́rọ̀ bí ọ̀rọ̀ lọ tipẹ́tipẹ́ ń jọun tipẹ́tipẹ́ wọ́n ma ṣe mítí láyé jọun ọba ní gbogbo olú ọwá wọ́n fẹ́ bá gbogbo sọ́rọ̀ gbogbo olú òdìbẹ́ ọba wá ní àyí tí ó pé àwọn èèyàn pé ọmọ náà ọmọ ma kéékèèké lọ fún olè gbọ́n rìtà ọba ọmọ ní náà báyìí ọ̀rọ̀ lùí ó ti nídi ó lè ti pọ̀jú ó ẹjá wọ́n sá máa sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ó lè títí títí bá àwọn báyìí ní ìsìn ẹ̀ẹ́kùn ọba lọ́wọ́ ẹ̀ẹ́sẹ̀ kíníkà lọ́wọ́ àwọn ọdẹ tí ọba náà dáta ẹ̀ẹ́kùn lọ ẹ̀yìn àgbẹ̀ náà ẹ̀ẹ́kùn lọ kíníkà wọ́n sáà ń sọ táwọn bá wá parí wọ́n padà lé wọ́n jọgọ́rùn ẹ̀ẹ́rí wípé 90 nù wọn tọ́ ma wọ́n bá ń bi wọ́n lérè wípé dádì ni ọmọ èké kò yé pé tá gangan ló lè in tí bàbá ma 90% wọn sọ ẹ́yìn olè olè olè abàmìké tọ́ mẹ́ gbọ́yé pé olè serú wà ìran míì ni olè 10% péré ní ọmọ sọmọ rẹ̀ pé à sórí gbogbo tí ń wíhun bó ṣe rínú èèyàn náà ló lè bí ìwà iná náà rí onójú méjì ọlọ́wọ́ méjì ọlẹ́sẹ̀ méjì bó lè ṣe rí náà ẹwà àwọn ọmọ mẹ́wàá péré ó ní bàbá wọn túsù dítàlẹ̀ kòkò tí wọ́n sóòtọ́ fún kí ní àyíwọ̀n fẹ́ ṣe láàrin àwọn 19 ilẹ̀ wa ń bábọ̀ bábọ̀ bábọ̀ bábọ̀ bábọ̀ bábọ̀ iná láti ń bára wá lódò ní dìísìn àti ìmẹ̀ntín jẹjọba dìísìn àmẹ̀ntín jẹjọba asáàrọ̀ ọgọ́ntọ̀ náà ni ọ̀gá ni hmm, ọba lòkèlè tẹ́rí pé ẹ̀ lọ́ràn gbọ́ hmm? ìjọba ó sì mú in lónìí kí lásọ́ ń pa ọ̀rọ̀ bẹ̀yìn wọ́n ní kẹma lo net abúrò sọ́bẹ̀ ẹ̀fọ́lẹ̀ sílẹ̀ mamẹ́lẹ̀ ẹ̀bò sẹ́bí tó ẹ̀ká àmọ́ yóò ti máa fabọ́rẹ̀ pẹ̀lú ẹ̀sìn sí ìjọba ní ẹmà fabọ́ bí tí a bá ń sọ ni à ń pé sẹ́límá bá ń kọ́kà fún bábọ́ ọkọ̀ mi ó ní sọ

àbúlà ọmọ àbàdàn lèmí o so alájà ojúlọ̀rọ̀ wà ẹ máa gbọ́ ọgbọ́ tí ma ta ló fún pure water mú tébù water sórí ẹ pé lẹ́yìn ọ̀rẹ́ yìn náà àwa rẹ̀ tó túbọ́ tí a yà tó jókòó tí ń jámùlà dúdú pẹ̀lú àbúlà àti ẹja panla ṣẹ́jọba náà ní ṣe gbé lẹ́yìn ọ̀nà kí ni a fi gbáyà títí ọtí gba gbogbo òwe hmm. ṣe wèyí sápìsá because ìjọba òfọ̀rọ̀ òwe sí ẹmọ́ nìsí o ṣe gbọ́gbọ́ àwọn òyìn tọ́lọ́lọ́ ilẹ̀-ẹ̀lọ́sẹ̀ tọ́lọ́ dábàṣẹ̀ sí ń kọ́ ṣégé ìdíù sẹ́yìn lẹ́ mẹ́mẹ́ kí ló gọyín hmm. ìjọba ò ní gba ogun tàǹsọ yóò bí ṣe ń yẹ̀wò ní rí hmm. ó jú sí chief chief òjògbélé wa o ẹn tí ò rí yàn rí bóò ló ṣe mọ̀ tó ìmọ̀ because ah, eh, hmm, ọ̀rọ̀ ìjọba ní ìsìn kọ́nà ọ́sà ànúwà ní o ìjọba òtí ẹ̀kọ́dà gbogbo pàdánù orientate wa lórí bá ṣe eh, eh, school so akípàmì tí ń gọ́ àníyàn school oní ẹni ọmọ sọgbọ́ ẹ̀ ní ọmọ sọgbá pé ọ̀dà abímáwó àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìjọba ní ẹ ló mú wa ẹni tí bẹ́wájú wa lọ́padà tẹ́wọ́ owó àwọn Yorùbá wọ́n wá tún clear rẹ̀ fúnra wọn wọ́n ní èèyàn ní ń bẹ́ ń di oòrò tóró fi ń ké a jẹ́ pé àwa mùsùlùmí táa fẹ́ ṣe bá nàbí ṣe ṣe àwa lá ní òwéun àsí ò sí nǹkankan tí ń jórò àfihàn ni àsí èèyàn mara wọn ní ń fa trans ṣe nǹkan gàbáyì mara wọn jùrọ ìjù ìyá ọ̀nà ni ìyá rẹ̀ náà ni ṣùgbọ́n ìjẹ́ abíamá ó gbé ìyá ì wípé tí mo jẹ lórí rẹ̀ kọjá kọjẹ́ wípé ma pè ọ́ ò ní dámi lóhùn irú kí lá ń ṣe tó tó báyìí ah Allahumma mi látù ma jáde láyé àfikọ́ jẹ́ kójú mi tí ó fẹ́ wò lónìí ọ bá ń fojú àwọn obìnrin olórí ibú ó ń zìnà ó fi pààrọ̀ ẹ̀ fún yóò wojú wọn tó tó kó láyé jama'a ẹmọ́jì àrin jìnà o ẹni tó lè mọ yìyà náà lẹ́n tí ò nẹ́má gbogbo ìfẹ́ ń sọ fún ọ̀tọ̀ lágídíun kò lè tí ìyẹ́yàn bí eré ni bí eré báyìí ni ọmọ rí lójú èèyàn ìyá kó tí ẹ̀ṣẹ́ skúzi fẹ́ tó náà ti ń sàbí ma pẹ̀láwọn òbí rẹ̀ àgàgà tó bìnrin tó bá tún wá jẹ́ pé obìnrin tó náà ti ń bímá síta ní o sí ìyá rẹ̀ obìnrin kan wọ́n bí lérè pé ojú ń ṣe ápán báyìí ní ọlọ́mà àwọn lọ ọmọ ti jí padà ọmọ wa yóò múyàn ń jíyà rẹ̀ ìyá òjì nígbẹ̀pọ̀ mẹ́kẹ́ ni òun sáà nǹkan se gbogbo tó rí náà ní fi ń lọ́fẹ́ fi jíyà rẹ̀ ṣe kó gbàjúgbò ya rẹ̀ nú gbogbo ojú ti pọ́n ìyá ò bínú ìyá ní ẹ̀ kò ní nǹkankan tí ó fi jí mi jù bá ń lọ ìyá ọmọ tó búra rẹ̀ pé ah, ẹsì wo mo ti fẹ́ gbé kì ní ilẹ̀ látọ́ ní oye mínà mo sì fa ọ̀dá kùrùsá máa bọ̀ ọwọ́ ọmọ wọn sàrí kọ́kọ́ kìbò omi tútù wọ́n tó fọwọ́ kan ibi tí ó ti jú àwọn àtàwọn nǹkan tó díjú tó díjú tó díjú tó jẹ́ wípé àwọn bàbá wọn lẹ̀ Yorùbá wọn nílà akẹ́ ìpìpọ̀ wọ́n ní ẹmú dí tí èé ṣe tẹ̀tàn wà láìyà nìkan ni mo fókọ̀ bàwákan láti rí kọlọmbà mi bàbá wọn nítorí pẹ̀lú alhamdulillah mo súnmọ́ wọn tí bàbá fi sọ wípé gbogbo ń tọ́jọ mọ́gùn àwọn dà alẹ́ báyìí ó tó jáde láyé ṣùgbọ́n alamari kan ṣẹlẹ̀ sí wọn ìní sọ alamari wọn ṣùgbọ́n tó líìdì sí ni wípé tí wọ́n bá fẹ́ sọ pẹ́ṣẹ́ tí wọ́n mú tó ṣe wọ́n ìkú ọ̀tàn kankalọ́ta wọ́n bà tí wọ́n bá fẹ́ kú ọ̀tà ìtàn ó ti dí àwọn àyè kan tán àbá mọ́wọ́ débẹ̀ bàbá ọba lọ ṣùgbọ́n wọn lè máa manage wọn tọ́nà wọ́n fi sọpọ̀ ya wọ́n ma wá lóṣù mẹ́fà ní usage wọ́n ma lóṣù mẹ́fà nílé ọdún kan wọ́n ma dá méjì màmá wọn ti klọ́ọ̀kì 19 dọ́nà lọ́n màmá wọn wá wá wọ́n wá bá bàbá bàbá náà wọ́n pè àwọn àwọn bẹ lórí bẹ́ẹ̀dì ààrẹ ní ọba ní ah, dókítà dáa gbogbo máa lọ lé wọ́n wá tó máa ńlá wà láìbó sí rí ìyànsọ́ tó bá sí èsì bẹ́lòmí wà tọ́jọ́ rẹ̀ ọ̀sọ́ ni bẹ́lòmí wà tó sí kí o tọ́jọ́ rẹ̀ ọkàn yọ́ gbàràtàsọ́ bọ́mọ gan wá onú ọ̀sọ́ bẹ́ẹ̀ ni bíyàwó wá onú sí kí ni o onú ọ̀sọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ta ló lè dúó pẹ̀lú rẹ̀ ìyà náà ni tó jó òtọ́ jẹmáà ẹni tó bá jẹ́ páàrin àti yáà rẹ̀ ọ̀dá tó náà wá ń sunkún ẹkún ò lè dẹ̀rin o ibi tẹ́kùn ti ń wánà annabi ló jẹ́ àmà sallallahu alaihi wasallama ẹn tí ìyàbẹ́ pòsè lórí ẹ̀ tí ya ń sí jàre tí bá ń fàkó ní ìtura wọn bí ń fàkó ní ìdún bí ń lùkà ayọ̀ fún tó tí nàkẹ́ wọ́dí ọya sáàtì ẹwà awé mọ̀ ọlọ́run ìyá ìní wọ́n ìyá ìlọ́n lọ kó wà gánrán sápò láàrọ̀kù tuntun jímà lọ́lọ́ dọ̀bálẹ̀ ní tí ẹ̀sìn ọ̀ràn lọ ń kò pín mọ́mí ẹ̀sásúre fún mi mọ́mí ẹ̀sásúre fún mi ọwá dọ́jà ọlọ́ọ̀ta òdé bọ́ bá dá sọ́rọ̀ ayé ó dìde ni èyàn ti tẹ̀mí tí èyàn ti bọ̀tọ̀ èyàn ti tẹ̀tẹ̀kútẹ̀ jàmáà èyàn ti tẹ̀ ìtẹ̀kútẹ̀ jùrọ̀ ìjù títà ní màmá wọ́n lẹ́tọ̀ lọ́dọ̀ rẹ̀ ìjò pé ẹ̀tọ́ yìí fún wọn ìyá tó ń gbà mọ́ra pé eh, kí mọ́ mọ́ fẹ́ dànù sí kò kúkú kọ̀sọ̀ kalẹ̀ mọ́ láàrínjọ́ ló ti súnmọ́ mi kẹ́yìn òkè náà ó ti ẹ̀mọ́ yọjú lókè náà kọ máa sí lọ́wọ́ bá rẹ̀ àwọn àfáà wá ní kí ló tẹ́ ẹ̀yìn tẹ́ kí ẹ̀ẹ̀ṣẹ́ bí wá pé a ṣe mà pé èèyàn dáadáa ìyá rẹ̀ bóòlẹ̀ ṣe mà wọ́n nítorí wípé in tí ìyàwó in ló tún sẹ́pẹ́rẹ́ jù nínú ìran èpè tí ìyàgbéṣẹ́ ìyàló ní ìjáde láyé tí èwojú obìnrin panṣágà àà kò sọ wípé hátà tẹ́zìníyà bílmù misat o ní ìjáde láyé tí èzè zìnà tọ́rọ nígbàrá kò sọ bẹ́ o ní ìjáde láyé tó èdìmọ́ wọn yóò sọ bẹ́ lè annaha kánàtì hanúnatan alayhi hátà fi ẹ̀sẹ̀ pé ó tún ro dáadáa pẹ̀lú rẹ̀ inṣàlá rahman tó bá di kútúbá ti ń bọ̀ kí ni tọ́sẹ̀ láàrin ìyá àti jùrẹ́ tí a fi padà alé jùrẹ́ ìjù sọ wá mú jẹ àbí ò mú jẹ àwọn nǹkan wo ló wá jáde látàbẹ̀ rẹ̀ tó jẹ́ ẹ̀kọ́ tánìsàrásàmì sí kí ni ó tó fẹ́ kú èmì àtẹ́yìn wa sanastamiru fi hadhihi an-nuqat fi al-khutbati al-qadima in kana fi gagawa mọ́fàyà gagawa mọ́fàyà gbagbalì kíyàmà wọlá pé ìwọ náà ló lè ṣàánú wa kò sẹ́n tó lè ṣàánú wa bákanáà àmbíọ̀ nínú àdáníkan sí rẹ̀ má yọwákòónú àwọn ọ̀rẹ́ rẹ̀ dákan má sì fi ìnira má fi bá wà lò pé sí bẹ́ẹ̀kú tilẹ́ẹ̀nì sá hàn ká máa wo ọlọ́run dákan ikẹ́ rẹ̀ gbáyè kọjá abẹ́ gbogbo tá di mọ́sálásí má jẹ́ àjáde بلو يبايام pẹ̀lú بحق لا حول ولا قوة إلا illa العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه بل هي وصية للأول والآخرين قال الله سبحانه وتسامى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها, يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام لقد سبق أن أخبرناكم أن الله سبحانه وتعالى قص على رسوله قصة قرية أرسل إليها رسولين كذبوهما ثم عززوما برسول ثالث جعل الله سبحانه وتعالى بالقصة المباركة تثلية لقلب رسول الله صلى الله عليه وسلم أنت أرسلناك وحدك إلى, إلى العالم كله وقد أرسلنا إلى قرية صغيرة ثلاثة من الرسل ما هذا كذبوهم فكيف بك وأنت وحدك بين هؤلاء الكفر جعل الله سبحانه وتعالى القصة تسل الرسول صلى الله عليه وسلم وهذه سنة الله في المنافقين والمشركين والكفار في معاملتهم بالعنف لعباد الله المتقين وليوياء الرحمن المحسنين أمتنا لقد قص علينا رسول الله صلى الله عليه وسلم مما أوحى الله سبحانه وتعالى إليه مما سبق مما كان في من كان قبلنا قال رسول الله صلى الله عليه وسلم من الحديث الذي أخرجه البخاري ومسلم في صيحيهما كذلك أخرج الإمام أحمد في المسند وكذلك في السنن جاء من حديث أبي رضي الله وجاء من حديث أبي رافع وجاء من حديث أبي سلمة وجاء من حديث عمر بن حسين رضي الله تعالى عن الجميع أن رسول الله صلى الله عليه وسلم قال لم يتكلم في المهدي إلا ثلاثة ذكر النبي صلى الله عليه وسلم عيسى بن مريم ثم ذكر صلى الله عليه وسلم قصة رجل يقال له جريج وكان هذا جريج في بداية أمره كان تاجرا لكنه في تجارته ينقص مرة ويزيد أخرى لا من هذه التجارة فلما تمل من هذه التجارة ماذا قال قال ما رأيت هذه ما رأيت في هذه التجارة خيرا لألتمسن عن تجارة هي خير من هذه التجارة وبهذا تفكر جريج تفكيرا لمدة طويلة وأخيرا رأى أنه لا بد أن ترهب وينقطع عن الدنيا ويتبتل فإذا تبتل وانقطع عن لذات الدنيا والزود فيها فإنه ينال رضا ربه سبحانه وتعالى بهذا بنى صومعة بعيدة عن البلاد اعتزل عن الناس ثم وكف واعتكف في هذه الصومعة بدأ يترهب ويتعبد وانقطع عن الناس بالكلية بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والألن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن الله سبحانه وتعالى ما تركنا عبثا وما خلقنا سدى لكنه بيّن لنا الحق لعلنا ننتفع بذلك ومن ذلك من رسول الله صلى الله عليه وسلم بيّن لنا ما احتجناه في أمور ديننا ومن ذلك قصة جعلها رسول الله صلى الله عليه وسلم تسلية كما ذكرنا في بدايتها ألا وهي قصة جريج عابد الرائب الذي لم يتعلم كيف يعامل ربه سبحانه وتعالى قبل أن يعبده وبهذا بنى صومعة كما قلنا سابقا والصومعة هي البناء المرتفع المحدد أعلاه وعلى وزن فوعل كما قرره أهل اللغة أمة الإسلام هذه صومعة إن أمه وكان له أم تأتيه وتسلم عليه لتستعنس به لكنها إذا جاءت يشرف كان جريد يشرف على أمه من أعلى صومعته يتكلم معها حتى ترجع إلى بيتها فأتت أمه يوما من الأيام فصادف حضورها وقت صلاة جريج فلما نادت أمه يا جريج قال جريج في نفسه على قول بل قاله جهرا على ما كان مباحا في شريعتهم اللهم أمي وصلاتي هيا رب أمي وصلاتي لقد اجتمع علي أمران إجابة أمي وإتمام صلاتي اللهم ربي وفقني لأفضلهما لكنه تمادى في صلاته حتى أكملها فرجعت أمه بعد أن قد نادته ثلاث مرات وفي يوم الثاني كرر الرجوع كررت الرجوع فنادته كما نادته بالأمس ثلاث مرات وفي يوم الثالث وكان جريج على ما فعل بأمه في أول مرة كذلك في مرة الثانية كذلك في الثالثة فغضبت أمه فقالت ودعت عليه بقولها اللهم لا تمته حتى تريه وجوه المؤمسات وفي رواية حتى ينظر إلى وجوه المؤمسات وفي رواية حتى ينظر في وجوه المؤمسات وفي رواية اللهم أمانة مني إليك ألا تميت جريدا حتى ينظر في وجوه المؤمسات نسأل الله الذي لا إله إلا هو أن يبارك فينا جميعا وأن يجعلنا وإياكم بارين بأمهاتنا بارين بأمهاتنا بارين بأمهاتنا بارين بآبائنا يا أرحم الراحمين وأن نقف إن شاء الله تعالى ونستمر في هذه الخطبة في في الجمعة القادمة إن كان في بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا وفقنا يا أرحم الراحمين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في بيوتنا اللهم آمنا في ديننا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم اجعلنا من عبادك الصالحين طهر أعمالنا يا ربنا وطهر قلوبنا يا ربنا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا أدخنا الجنة دار القرار اللهم أدخنا الجنة دار القرار اللهم أدخنا الجنة دار القرار اللهم أجنا من النار دار البوار اللهم أجنا من النار دار البوار اللهم أجنا من النار دار البوار أمة الإسلام وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقتضى الصية ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على نبينا صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا